الحمد لله والصلاة والسلام على على رسول الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وسلم السلام عليكم ورحمة الله وبركاته إليتي أنشي لا ورحمة هذا هناني أشرف الأسباب ليكن جيم ẹbọ kí o ti kéré in comparison sí alákọ̀ọ́kọ́ ọdẹ̀káyà Qur'an fún aláàrùn ayàkí fàmìtánà yẹ́ ìjọ nípa a rabbihi falyamal amalan salihan wala yushrik bi ibadati rabbihi ahadan ẹnikẹ́ni tó bá ń fẹ́ ojú عملا موافقا لسنة النبي صلى الله عليه وسلم àwọn ṣẹ́kàn pè ní iṣẹ́ olóorí ní iṣẹ́ tó bá ti bá ojú ọ̀nà nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam yẹn gangan ni amalun salihun amalun salihun iṣẹ́ tó bá ti bá bóòlà nẹ́bí sí ṣe tó bá ti bá mu ọ̀nà pè ní amalun salihun wala yushrik bi ibadati rabbihi ahadan kò sì gbọ́dọ̀

ànábì ló ń bẹ̀rù fún wa gan òun náà ni ashirikul asgar òun ni ẹbọ lè tí ó jẹ́ ẹbọ ikiri ànábì ni in tí wọ́n pè ní ashirikul asgar òun ni abúlíáù kí ẹ máa ṣe nǹkan tó jẹ́ ìjọsìn tó ẹ máa mo tún ṣe fọ́lọ̀ yìí mo tún ṣe káwọn èèyàn tó máa yìí mìíràn a so ilé yínkọ Imam Ahmad wọ́n gba hadith yẹn wa in tí ò dá rárá ni yóò ba iṣẹ́ yẹ gangan yóò ba iṣẹ́ yẹ jẹ́ so kò ní gbogbo sẹ́yòkú jẹ́ o àmá ṣe rí ẹ̀rùn tí yẹn kí lọ́wọ́ tí yẹn fi ń ṣe rí àwọ̀ yẹn àwẹ̀ tí yẹn ń gbà lọ́wọ́ tí yẹn fẹ́ jẹ́ káwọn yọ́mọ̀ kí mo gbáwẹ̀ kálíbà mọ̀ kí mo mọ́ jọ́sìn yẹn that ìjọ́sìn yẹn Ọlọ́run ní gbà rárá lọ́dọ̀ lọ́wọ́ yẹn wà mí na ṣíríkì asgar kọlu rọjù nínú àwọn kẹmí tó tún wá kó sí a ṣíríkì asgar oní kí ẹmà sọ wípé láúlàlọ́hù wà fùlán tí ẹ bá ń ṣe ọpẹ́lọpẹ́ ọlọ́ọ̀ni àti lágbájá kí ẹmà fi ẹlòmí kó ẹgbẹ́ ọlọ́mọba àti àti ìbá ń ṣe kọ́lọ́ọ̀ni àti lágbájá ẹlòmí ò so ilé ẹ̀kọ́ ìfẹ́ tí ó kí ẹmà sọ ni àbí kí ẹmà ní kí ma ṣá Allahu wa ṣe in tọ́lọ̀ bàbá ti fẹ́ àti tí wọ́n bá ti fẹ́ ni tí ó wọ́n bàbá yìí ṣírkùn fil alfar ṣírkùn níbi àwọn ẹbọ níbi ọ̀rọ̀ sísọ ni àwọn hmm? so kẹ́nikẹ́ni ẹgbàdẹ́wẹ̀ pé òun fẹ́ fi ẹni yìí òun sọ tó bá lè gbà lọ́kàn kó ń sọ ní ìdípa òun náà gẹ́gẹ́ bí ọlọ́ọ̀bá náà ni tí ó bá yà bí irú èyàn báyìí kọ́ o ti kó sí ẹbọ ńlá ṣùgbọ́n tó ẹgbẹ́ ẹni ẹgbà lérò wípé àmkínápé ó pé Allahu wa shi't ìntọ́lọ̀ bá bá ti fẹ́ tí wọ́n náà bá ti fẹ́ ìwé lè ń kìkí ń ṣe ẹbọ yóò kàn mọ́kó sínú ẹbọ kékeré ni wọ́n lànà bí sọ sallallahu alaihi wípé la taqulu ma sha Allahu wa sha'a fulanun ẹmẹ́ ma sọ wípé in tí lágbàjá bá ti fẹ́ in tọ́lọ bá ti fẹ́ àti ma walakin qulu àmá in tẹ́mọ̀ sọ wípé ma Allahu thumma fulan in tọ́lọ bá ti so kí ẹmọ ẹwọ́ ẹwọ́ tánẹ́bí ń léwa jìnnà sí bí ànẹ́bẹ̀bẹ̀ kí ẹmọ lù ọ̀rọ̀ tó kí yóò ma kóyàn gẹ́gẹ́ bí ẹgbẹ́ mọ́lọ́wọ́ ọba tó mọ́ ní pé ma ṣá ọlọ́run wà tó bá lọ wà bí pé ọlọ́run àti ọlọ́ọba ni ṣùgbọ́n dẹ́ni fi yún sábí ọlọ́run ọba a mọ̀ yí pé lóòótọ́ ó sọ pé ó ti sọ pé ní àtẹ́gbẹ́ lọ́lọ́ọba ò àbí ẹni àtọ́lọ́ọba lẹ́gbẹ́ ò àmọ́ tó ń sọ but ànẹ́bì tó ń kọ̀ fún yà láti mọ̀ anẹ́bì tilẹ̀kùn gbogbo bí tí yẹn bá lè gbà débi ẹbọ lè gbà wọn kan tó ẹ̀kọ́ ògbà lérò gan mún hmm, túnmà sọ ilé náà túnmà sọ ilé náà tó lẹ́kẹ́ ní ìsìnbá yìí ó rẹ̀ yàn àníká ọ̀lá kí ọ tí bá ń ṣe kíná vitamin c a vitamin c yà ó ṣiṣẹ́ gan òun ló jẹ gbádùn ọ̀rẹ́ náà ṣírkùn fil alfáàbì ni nínú àwọn ẹbọ lórí ni in tí ah, ah, mi ọlọ́run lóògùn yìí fún mi ọlọ́run fi ṣe ìwòsàn fún mi hmm? tó ń ti pé àmọ̀ yí pé kèsí pé tó ń sọ ní pé kí ní gangan ló lágbára láti save rẹ̀ tí ó gbà fóògùn gangan ló lágbára ni ẹ̀yẹ́ ti jẹ́lẹ́bọ̀ ní ẹ̀nà àbí kí ẹbọ̀ wa lára kú níbi ìmọ̀ lórí àwọn ọ̀rọ̀ tó léwu tó léwu èyí tó kù ní hal yajuzu al-halfu bi nínú ọ̀rọ̀ tó jẹ́ náà ní pé ìmọ̀ búra pẹ̀lú ẹlòmídẹ́yìn ọlọ́ọ̀bá kò sí bí kí ní òbá ìṣe lọ́lá tó kódò lè fi kàábà búra o lè fà nẹ́bì búra sallallahu alaihi wasallam eh, o lè fi anything búra Qur'an àbí àwọn nǹkan ẹ̀mí ni ẹ fi lè fi búra nínú orúkọ Ọlọ́run Ọba àti àwọn ìròyìn Ọlọ́run Ọba o ní àpò ah, búra pẹ̀lú orúkọ Ọlọ́run Ọba ẹ̀yẹ lè fi búra nítorí nínú àwọn ìròyìn Ọlọ́run Ọba lèyàn wà ní tí ẹ̀ àtúnwárí ẹ̀rí lọ́dọ̀ àwọn tí ikẹ́ a máa specify pé mo fi yàásín múra àbíyà lọ́gbọ́ kùránì wà mọ́ jìkùránì báyìí kùránì gbogbo àwọn báyìí rárá kò ní ti mo búra ahlif bí kẹlámìlá mo búra pẹ̀lú ọ̀rọ̀ lọ́wọ́ bá mo búra pẹ̀lú pé kùránì ọ̀rọ̀ lọ́wọ́ bá ní kò sí wàlá pẹ̀lú ní àmọ́ in tó bá ti yàtọ̀ sí ọlọ́wọ́ bá àti orúkọ rẹ̀ àti ìròyìn rẹ̀ èyí ò lè fi búra kó dẹ̀ rí fanẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam búra how much more àwọn tó wá fi sàn gbogbo àwọn mùsùlùmí náà ní o àwọn ní bàbá bàtà wó ilẹ̀ tí wọ́n sùn ní ẹlùmí ògbè wó ìwó ogún ní ó ti wó ọmọgbésẹ́ ní ogún ní kí ni ogún ológbésẹ́ ní kí ni ilẹ̀ olówọ́sùn tó ń dàmà rẹ̀ káàkiri ìgbà tó mọ̀ ìgbà tó ni wó sí ọsí ẹni tààlómi òfin bóra tààlómi òfin bóra ṣẹ́rí ètò ìṣẹ́rí nípa ibi tí ọ̀rọ̀ ìbúra ẹwà tẹ́kí bí alóòtọ́ òun parọ́ lòun fífi ogun búra ní ogun yóò sẹ̀kí ní kàfóhun nítorí wọ́n bílìbì ní pé bí a bí pé accident padà sí mi nǹkan bí irin bí irin bí ogun bí ogun ni ó padà sí mi ó wá bí ibi pé ah bí mo ṣe fògún búra yìí ọmọ ah mọ́tò mọ́tò lè pa mí o ọ̀kadà lè gbá mí o èyàn ti kó sẹ́gbọ́ tó pí ọ̀nìyàn ilé ti yàtọ̀ sí sáàmọ̀ búra wòó ilẹ̀ tí wọ́n sùn wó annabi annabi kìíní kan ó náà ló ń dẹ̀kọ́ tí wá bàjẹ́ kìíní yẹn kò sí tó jọ wó annabi annabi kí ni annabi annabi tó ń pàgbé báyìí ogun ogun kìíní kan kìíní yóò dá wo orí àbí ẹ̀ṣẹ́ òsì àbí èrò kí ń fi nǹkan búra onídẹ́ ní ọlọ́bẹ̀sọ̀n kọ̀rọ̀ánì pé kúlbàlà wà rọ́bì látẹ̀bàtúnà ọlọ́bẹ̀sọ̀n kọ̀rọ̀ánì gan a mọ́ fi ara rẹ̀ búra nínú kọ̀rọ̀ánì ọlọ́ni pé fàlá wà rọ́bì ọlọ́bẹ̀sọ̀n kọ̀rọ̀ánì pé rárá òun tún fi ohun ọlọ́ọ̀bọ̀ mú fi ń búra àmọ́ ní tó tún wà bẹ́ẹ̀ ni pé ọlọ́ọ̀bá tó wá ní o tó bá tún wá wù a tún wá fi ẹ̀dà rẹ̀ búra tó bá wù gbà a tún fẹ́ ẹ̀dà rẹ̀ búra ọlọ́rin ní pé wà ṣámsù wà tó háhà ọlọ́rin pé wà nájmi ìdá hawa ọlọ́rin pé wà lẹ́yìn ìdá yabsha ọlọ́rin pé wà samáyí wà ma banáha gbogbo wà wà tó ríun wáwùl halifi ni wáwù kí lágbé wáwùl halifi àbí wáwùl kọsam wáwù ìwà búra ni wáwù kí ọlọ́rin pé mo fi sánmà mo fi búra àmọ́ ọlọ́bọ̀ ìkífì nǹkan búra ọlọ́rin pé wà láásírì wà láásírì tí wọ́n ni pé mo fi áásùrù gẹ́bà àfáàmì ṣe mọ́ tí pé ìgbà táyé padà máa lọ sópin mo fi búra ọlọ́mọ́ fáwọn kan mi búra nítorí pé kí ní ẹ̀kọ́ nǹkan tó lágbára ní ṣẹ́tọ́lọ̀ bá ti wá búra tán ó padà wá rí jawabul qasam nígbẹ̀yìn àti bẹ́ẹ̀bẹ̀rẹ̀ báyìí so ó padà rí in tọ́lọ̀ fi ṣe kíní tọ́lọ̀ fi fi kíní ẹ̀gbọ́ra so ló jẹ́ kí ọlọ́ọ̀bá ní àwọn olóníwá tó bá gbù àfi ẹ̀gbẹ̀kàgbọ́ra a máa wà ọlọ́run fàyìgbàwá láti mọ̀ fẹ̀lú gbígbòra so ló jẹ́ tí bá ní kẹ wọn kùnrán dáadáa náà but anabi Ibrahim alayhisalam ó ní tallahi la'akidanna asnamakum mo fi ọlọ́run fi gbúra gbogbo àwọn òsáyìn ní wùdẹ̀rùn so anabi Ibrahim náà fi Ọlọ́run bá búra kò fi anabi Nuh alayhi salam tó ti wá bí fọ́ ìgbà mo fi anabi Nuh kò búra kò sí bẹ́ agbóni mo fi ọlá àwọn orígun mẹ́rẹ̀ẹ̀rẹ̀ ayé mo fi búra àtàwọn nǹkan tí ó ti ẹ̀ ní bùkátà sí kí ẹ ma fi tún búra bí anabi sallallahu alaihi wasallam anabi man hadafa bi ghayri Allah faqad ashraka ẹnikẹ́ni tó bá búra pẹ̀lú ẹlòmídé yọ́rọ̀ ọba faqad ashraka ó ti ṣẹbọ àmá ní pé àṣìkọ̀ká àì àṣírìkùl asgar àwọn tẹ́ni ẹbá gbà ní ìgbẹ̀rẹ̀ bá ìsọ wípé in tó fi búra yóò kí ní yóò ní tààtírì àṣírìkùl asgar so ló jẹ́ pé kínápé nínú ọ̀rọ̀ tí mo ti gbọ́rí tí ẹnìkan ti narí fún wa oní pé nígbà fún wa ní lékí ibi táwọn yẹn bàjẹ́ dé àwọn yóò sì mọ búra pẹ̀lú ọkọ̀ ọlọ́run ọba lórí irọ́ kódà lómi ní tẹ́bá tí wọ́n fẹ́ mọ̀ kún parọ́ tó bá ti pé wọ́lá wọ́lá ní hmm, eré ìparọ́ ní ẹ̀tì mọ̀ automatically kún parọ́ àti bá ti parí wọ́lá wọ́lá irọ́ nípa àwọn ní pẹ̀lú kígbà àwọn yóò mọ̀ fọ́lọ́ bá búra àwọn tó bá fẹ́ mọ̀ bí ó ìyẹn ẹni ìṣò òdodo wọ́n mú lọ sí sàárì bàbá tó dá lé kí ó yá sàárì bàbá ni ó yá búra ẹwọ̀n gaba ẹ̀ because ó níbi lílí pé tó ń bá lè fi bàbá púránù sàárè tó wọ́n bàjẹ́ ni ẹwọ́n bí ó ṣe bẹ̀rù àwọn orísì ní pé ṣẹ́rí lábísàdà yẹ pé kí ní kan pẹ̀lú alàákídà believe ṣẹ́rí tó máa believe sí ẹ̀lẹ́mì believe yẹ mọ́ ní impact lára yẹ nísìnyí Ànábì sallallahu alaihi wasallam dé ìntánẹ́bí ń kó sáwọn ẹ̀lẹ́mì ìbẹ̀rù Ọlọ́run ni ìtẹ́kùnlá ẹlọ́wọ́ ìtẹ́kùnlá àti bẹ̀rù Kùránì kìí kéré tẹ́kùnlọ́ ẹbẹ̀rọ ọlọ́run ẹṣẹ́ kìíní kan ó kàdà wá dí pé kìíní ẹ̀ ti padà wá wọ̀ wọn lẹ́nu ó ti wá wọ̀ wọn lára tẹ́mọ̀tọ́ ẹgbẹ́ pé ọlọ́ ni a fi kìíní ilẹ̀ ẹ́ wọ́n ni a filẹ̀ filẹ̀ ni ìgbàtọ́lọ́n pé wà látún sí kò bí ẹ̀ṣà bí kàwáfir ọlọ́run bá ń pa àwọn mùsùlùmí láti ẹgbà ẹ pé ṣẹ́rẹ́ àwọn ìyàwó yìí tó jẹ́ kéfèé yìí ẹ̀kọ́ gbogbo wọn kalẹ̀ ó bẹ̀ẹ̀sẹ̀ ni wọ́n mọ̀ wọ́n lóòtẹ̀ kèfèrí lérè ewu ń fẹ́ ṣe ń fẹ́ sóṣè náà mú sí kèfèrí rẹ̀ kèfèrí ẹmọ lọ ní bàbá yìí kí ni ah, ọlọ́tí ní a ṣe rízi ní pé ìtànẹ́bí fi sí wọlé mímí ẹ̀ tó mú ò sí mú ò fi ọ̀rọ̀ kó yọ lọ́ọ̀bá kéré gẹ́bẹ̀ ní tàbí sallallahu alaihi wasallam wọ́n rí lórí ojúmọ́ Qur'an ya ayyuhal ladhina amanu ati'u Allaha wa ati'u rasul kí ni ẹ̀ ti wá wà lẹ́mí wọn believe wọn wá strong ní ọlọ́ọ̀bá àmọ́ opposite lè dánwà sí fún aláwùjọ orí jẹ́ kí wọ́n ní kó bèèrè ọlọ́ọ̀bá sáà lẹ́mí ìyẹ́sẹ̀ bèèrè ọlọ́ọ̀bá ìbèèrè wọn bàbá ìbẹ̀rù sàárè ìbẹ̀rù ayé àwọn àjẹ́ àwọn àfá àwọn kìní kan àwọn tí wọ́n bá tí mọ́ bá ti ẹjẹ́ tó bá ń ṣe kìní kan àwọn ìkì ni tó bá kọ̀dà wá rí dáadáa àjẹ́dọ̀ dìde irọ́ ló já sí irọ́ ni so ló jẹ́ the correct creed the correct belief tó yẹ kí ẹ máa honestly àbí kí ẹ máa wù kí ẹ sì máa fàwọn ìyẹn lẹ̀ kí ẹ bá rárọ̀ tó pẹ́ ń sì láwọn asin ó láwọn ọ̀nà tí wọ́n gbá ṣàlàyé ga fún yẹn tí ó yíyẹ yékéyéké òkè yínà ẹ̀wọ́n yìí sinmi mọ́tàlán ẹ̀ẹ́dẹ́ pé láti jọ yìí nǹkan ìyàlé káàkiri náà ni ẹlẹ́kẹ̀ẹ́ tí wọ́n wọ́sẹ̀ sí ẹ̀dọ́kùn ah, ọ̀sẹ̀ yóò tó mọ̀ ẹ lọ́ra dìtọ́ àdúlọ́tì tó mọ̀ bíwẹ̀ àmọ́sẹ̀ tí ń bèèrè àti mọ́sẹ̀ tí ń bèèrè ẹ̀ẹ́sẹ̀ tí yọ ẹ̀dọ́kùn ẹ̀sàlẹ́fẹ̀ ní wáwáwá láti jọ tó tún fọ́sẹ̀ wẹ̀ sọ àǹfààní tó sí fún mi kúrò lórí wọ́n ni honestly èmi ti rí example rẹ̀ ní tó ṣe pé nígbàtí ò tí ma agbími ò sì ma ní nígbàtí mímọ̀ pé kò tí ma yalé káàkiri inú ṣọ́ọ̀bù ká ma sọ nǹkan mọ́lẹ̀ ká ma rí nǹkan mọ́lẹ̀ ká ma fi nǹkan kọ́ honestly ẹni yìí nǹkan lọ smoothly tí ẹ̀rẹ̀ rí amúgbàtí ní ti bẹ̀rẹ̀ sí ní ma fi nǹkan kọ́ bí kẹ́ẹ̀kan ah awúlélé ìfà àwọn kí tẹ́mà ti ń gbẹ́bọ táwọn olóòsà mọ́ lórí ẹ̀lẹ́bà múlò àwọn mùsùlùmí sówókè wọ́n sì fi pàdé kọfà rẹ̀ báyìí ah ìlú ní kí níkan ibi tán rí nǹkan mọ́lẹ̀ lẹ́lẹ́lẹ́ iná ah ó tún orí mẹ́rẹ̀ nínú ilé gbogbo ẹ̀ ó tún mọ́ ráwọn kí níkan wé àti gbẹ́gẹ́ nìkan tí wọ́n lọ ibi tí wọ́n lọ ìfún ikọ̀ tán mo fọ́lọ̀ bẹ̀yìn sọ́ta wá tán láti rà ọ̀tá ìdí nǹkan so kí ní wà nínú ilé mi so ẹwà wẹ̀ ní ẹ̀sìn báyìí ibi tán ti kó ìbẹ̀rù àwọn tó wà ní sàárè tán ti kó sí lẹ́mìdé àwọn tó wà ní sàárè tí wọ́n mọ́ tí sàárè tí wọ́n lókè bá mọ́ mọ́ bó bá gbẹ́ni tí wà ní sàárè kó sí pèlè lórí ètò àwọn sàárè kò mọ̀ kẹtàn sí ìyámọ̀ tí àwọn olókàwà gbádẹ tó àwọn olójú mọ̀ bí ẹni iṣẹ́ báyìí fún yóò gbà àmúkọ́ mọ̀ kí wá ní ìbẹ̀rù ọdán kó sí wà lẹ́mù ìbẹ̀rù ọlọ́run ọba tó ẹka mọ̀ bẹ̀rù wọ́n ti wá change sí bẹ̀rù àwọn bàbádé pé kò lè fi bàbá yẹ̀ búra lórí irọ́ ó mọ̀ pé tó ó bìlì pé òun lè mọ́ jìlọ́là ẹwù

ẹwọ tánàbí tó sọ man kana halifan ẹbọ eléèkè ìdánẹ́bí sọ fún àwọn ọmọ ẹ̀rọ bin Khattab ó ní mo fi bàbá mi búra àdébìn rárá la tahlifu bi aba'ikum inna Allaha yanhaakum an tahlifu bi aba'ikum ọlọ́wọ́ bá ń kọ̀ fún yọ́lọ́ ni ẹmọ́ búra pẹ̀lú bàbá yí mọ́wù man kana halifan ẹnikẹni tó bá fẹ́ búra nínú yí falyahlif billah kó nítọ̀ ya búra pẹ̀lú ọlọ́wọ́ bá wọn àwọn ni yẹ́sùn àdúgbọ́dákẹ́

islam kọ́ wa pé kí ẹmọ́ ma fi ìmọ̀ búra kódà kó tó lòrò lọ́sọ kí ẹwà sọ nǹkan bí báyìí rárá وقد يكون الحلف بالأنبياء أو بالأولياء من الشرك الأكبر èyí ta ṣàlàyé àwọn ọ̀sán ni ìbúra pẹ̀lú àwọn ànábì ọlọ́wọ́ bá àbí pẹ̀lú àwọn wòlí إذا اعتقد الحالف أن للولي تصرفا يدبر irú ẹ̀lẹ́ ta sọ táyìn tó bá níbi tí tó bá jẹ́rọ ni wòlí yóò bà tèmi jẹ́ yóò bà tèmi jẹ́ tí ń sófò honestly ẹbọ ní kíní wàlìdáríkà yàfọ́kù mínal hálìsì bí i kàdíbàn níbi ilé ìkọ́ àti wọ́n bẹ̀rù pẹ̀lú ẹni tí máa ń fi ó kọlọ́ bàbúra lórí irọ́ من كبائر الذنوب ولا يخلد صاحبه من النار ولا يخلد صاحبه من النار tí wọ́n tó kí wọ́n tí wọ́n ti mọ́ bàgbó ní rọ́ níwọ́ ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run kọlọ́gbọ́ra ó sì ti mọ̀ pé rọ́ ló ń pa iná ọlọ́ọ̀bá ń bẹ̀wò iná ọlọ́ọ̀bá bẹ̀ tí iná tó sì pé wọ́láhì tàbá mọ̀ bí náà ṣe rí ni honestly a mọ̀ tàbá fẹ́ sàbúrúgbà míì

kọ́nà fílẹ̀ jẹ́ sáàmà lọ ìyọlọ́ọ̀bá tọ́lọ̀bá bá ti ní ilé tọ́ 1 million years ló jẹ̀yà yìí wà láyé ó jẹ̀yà fún 1 million years kò sí tó bẹ́sì tọ́lọ̀bá bá sì fi ní pé ó sì gbèrè nuna ẹ̀yìn bá jẹ́ fọ́fọ́lọ̀gbẹ̀ yìí ẹjẹ́ ká tukẹ́ ní ẹ̀rùn kí wá sí gbèrè nuna ah, ha yẹ́ ti sọfọ́ wọ́lẹ̀ yẹ́ ti pàdánù wọn ẹ̀sìn kí ẹwò yáyé wọ́lẹ̀ tí ẹ̀ bá rí lọ́rọ̀ gbogbo gbàmì tó mọ̀ bá múlé bìkan ó padà ẹlẹ́fẹ̀ fún fún píọ̀tà tó tutù mẹ́rin náà fọ́lọ́bẹ̀ yìí píọ̀tà tó tutù àbí soft drink coke ẹfẹ́ mẹ́bà mú kókòrò ní ìsẹ̀wẹ́ kọ́kọ́ bá kókò sáré tú ó sáré mọ̀ ìgbà sórí báyìí nítorí ohun ti ẹ̀pá láìwọ̀ ẹ̀ ẹ̀wọ̀ gábà gbogbo ń kí ní ìṣẹ́kì tó bá jẹ́ mú mi ní ìyẹ́ mọ́ olú ní pé ẹ́ eh, ah, ọlọ́bà dákun lámíkò mìíràn náà ìyá ní ìsin tó yí tẹ́ ìdáyàkọ̀ gbogbo tó wá gbóná láyé ṣe gbogbo tàbá ní aláyé a portion nínú 70 portions nínú yàrá a portion imagine 70 adébìn sọ ní yọmọ̀ ìkìyàmà ibi tí iná tóbi dé tí ẹlù ní ọmọ wípé àtòrùn àtòṣùpá wallahi mọ́ padà tó ti wọnú ní yàmà ìkìyàmà ilẹ̀ ti gbóná tẹ́lẹ̀ mú tún wá tí ohun ẹwù ìmájì bí ní ẹ̀ṣẹ́ kọ́kọ́ tóbi tó wọ́n tún wọ́n tí oòrùn àtòsùpábọ̀ kó lè bà tún increase nínú intensity nínú gbígbóná iná tó fẹ̀ gan tó tóbi gan tó sì pé gbígbóná rẹ̀ ṣe kékeré ni iná tó sì pé yóò mọ̀ búra mẹ́lẹ̀ báyìí yawma naqulu li jahannama hal imtala'ti wa taqulu hal min mazid ọlọ́n tó bá di yamal kiyama ọlọ́n tó àmà mọ́mọ̀ sọ fún ọlọ́n ti mọ́ ọlọ́n tó àmà sọ fún náà káwọn yẹ lè bá tún mọ̀ bí ọlọ́bá sí tó tó ti kún yóò ni hal min mazid ṣe wọ́n kú àwọn aláìgbọ́gbẹ̀ yí ṣe wọ́n kú ẹmọ kọ́ wá kò sí wàhálà kò wá ní sí tó kò sí ìgbádùn rárá ní ọ̀nà kò sí nǹkankan kò só jẹ ìlàmì ṣájàrọ̀tì zakum igi zakum olóòjẹ tó wà bẹ̀ ọlọ́run sọ́nù kùnrin ọlọ́run pé <laughs> àwọn egbò àwọn ara wọn náà ní inú náà egbò tí ń sàn báyìí wọn olúwọ́ ma mú hamim omi gbóná tí ó dùn làbárì lóbi tí ó tutù tí ó sí tí ó sáfà ní kẹkẹ́ mẹ́ oúnjẹ tó ṣe pé la yusmin wà la yughni min ju' oúnjẹ tí ó lè tí ó lè múyà lómi ẹran lára oúnjẹ tí ó lè là kò níbi ebi ni wọ́n ma pariwo ma ké nínú náà ọlọ́ tó wá fi ìyàkà tó lágbára jẹ wọ́n ìyà tó lágbára tí a ṣe kékeré ọlọ́wọ́ jẹ́ kí wọ́n wá rí àwọn tó wà nínú àlìjẹ́nà tí wọ́n gbádùn aya bẹnu kò án mú mọ̀ rí ọba ẹ̀ subhanallah ẹmọ̀ ìyà tí fi ń lè jù ní pé kó wà nínú ìyà kó wá rí opposite ìyà yẹn bá ní tó tó jẹ́ àgbà áfọ́nù mọ̀dọ̀ áfọ́nù kó wá mọ̀ kó wá padà mọ́ rántí pé mo ti fìgbà kan ní chance èmi náà sí ilé wọ́n mẹ́rin yìí yóò mú ti ní chance kan láwọn àgbà kan láti wà nínú àwọn ẹni yìí àmọ́ mo fi ra mi sọ̀fọ́ ní honestly tàbá ogun kìíní tàn tí twice lójoojúmọ́ bá ṣe ń lọ lórí títì tàà wà nínú ọ̀rọ̀ yàrá tàà lọ dájòkó sínú kọ̀ọ̀kọ̀ kanú yàrá tàà wá ń tún kìíní ìrò lẹ́ẹ̀mejì tàà ń tún wòye pé hey kí mọ́ mọ̀ kó bá rà nípa ṣáàrí ìbádùn àrẹ ẹ̀ in àwọn afáàsọ pé innal hayata qalilatun ladhatuha ṣe ráyí tẹ́ wòye qalilatun ladhatuha ìgbádùn rẹ̀ in tó kéré ni kò sí kankan bẹ́ wọ́n honestly ìgbádùn tó kéré ni kò tí ẹbá yàbí nísìmá ilẹ̀ àná ti sú báyìí a tún ti jílé ni alhamdulillahi alladhi ahyana ba'dama amatana wa ilayhin nushur ilẹ̀ tún sú lọ ìgbà tàbà tún fi díjú ká tún làbáyì ilẹ̀ tún sú àtújílọ́la ilẹ̀ tún mọ́ honestly tó bá sì wà láyé báyẹn ó kàn jíjọ́ kan ó kàn gbogbo ti darúgbó ni ó kàn rí pé ah, ẹ̀dùn kí ló ń ṣe mí mi mọ̀ lè múf dáadáa mọ́ tó bá padà ayá ó ní padà lè ṣe anything tí ẹwà sọ gbádùn tó wà bí ayé fún ìgbádùn tí ó last ìtorí ìgbádùn yẹlẹ lómi báyìí ọlọ́lọ́ mọ́bí tó ti báyé jẹ́ gbé ó ti bá gbogbo kẹjẹ́ ìgbádùn bó jẹ́ tó yẹ tó bó bá gbádùn ó tún ní gbádùn ma tó bá gbádùn yẹ jù ó tún ní problem so ń jẹ ní bó jẹ́ jù ó dọ̀ spítù bó mú jù ó dọ̀ spítù bójóbìnrin ni o lè kú lórí ẹ̀ kí la ń bá káàkiri táà ní orónú kátún calculation wa calculate pé èwo mo fẹ́ ń bẹ̀ honestly ṣe tí ìbá padà wọ jánà tí ìbá padà wọ ẹ̀yìn ha subhanallah èyàn padà rí pé àsáyé yóò sí kankan bẹ̀ ka annahum yawma yarawnaha lam yalbathu illa ashiyatan aw ha. ọlọ́ni pé yamal kiyama táyìmá padà agwọ́ ìbá pé ẹjú ìṣẹ́jú ìlànà láyé bí i pé àṣíyà bí i pé ọwọ́ àwọn kékeré báyìí ọwọ́ ọ̀rọ̀lẹ́ ẹmọ ọ̀rọ̀lẹ́ láàrin bí i sí sí sẹ́fún kékeré un tẹ́kẹ̀ gbàdàgbà òun mọ̀ tí wọ́fà áwùdó háhà àbí táìmù jọ ha kékeré in tí ò jú bí one hour bí few minutes lọ honestly gbogbo 80 years old láyé bí ó ṣe rí nù gbogbo 70 years old bí ó ah subhanallah àti gbogbo ẹ̀ àti bí marriage ni كسراب بكيئة يحسب الظمآه ماء ó dà gẹ́gẹ́ bí mirage tí ń bẹ nínú desert ni èyàn tó gbẹ̀ngẹ̀ yóò bọ̀ wọ́n wájú bá bí pé omi ni kò sí nǹkan kan bí ayé yẹ́mù jẹ́ káyé gbé wa lọ ayé mi ìsinmi ayé àwọn èyàn ti wá dídàkúdà àti dídàkúdà alìkìyàmọ̀ nǹkan wò lákún fi mílẹ̀ ayé láṣẹ ká tó sọ̀run in tó ní kálùkù bákà kìí nísìnyẹ lákún ayé láṣẹ ká tó sọ̀run fàálhàtà ìdàmítà ìtàbáhàtà tí kà tó bá tó wá kú tán ló tó wá fúra pé ah mo ti mo ti mo ti ṣera mi lófò àbí ọlọ́ọ̀bà kó jẹ́ kátètè rí bí oronú láyé yìí kó jẹ́ kátètè rí bí oronú kátètè ní direction tó dá láyé yìí kátó lọ pàdé ọlọ́ọ̀bà أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته